كل شيء وكيل أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم ووصيته هي تقوى قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمال واكرمهم عليه وجعلنا من أتباعه فهذا النبي ما بدل وما غير وما قصر في ذات الله كيف لا وهو الذي خاطبه ربه سبحانه وتعالى بقوله يا أيها النبي بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالاتي أمتنا هكذا أمر الله سبحانه وتعالى نبيه أن يخير أزواجه بين الله ورسوله والدار الآخرة وبين الدنيا فاخترن جميعهن الله ورسوله والدار الآخرة شكر الله سعيهن وكان جزاؤهن أن قصر الله رسوله صلى الله عليه وسلم عليهن ومنعه حينا على أن يتزوج عليهن صلوات ربي وسلام عليه لكن هل هذا التحريم أبدي فالجواب لا لكن سنعرج على هذه المسائل وآخر ما وقفنا عليه قول صلى الله عليه وسلم يا عائش إني ذاكر لك أمرا فلا عليك ألا تعجلي حتى تستأمري أبويك وعندنا جملة عظيمة خرجت من في أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها فقالت وقد علم أن أبوي لم يكونا ليأمراني بفراقي صلوات ربي وسلام عليه وقال نفهم وبعدها تسوان مسلمين أتون ترى لكين كرات غرفان النبي صلى الله عليه وسلم أنتون بنات بما جاك لكم بواه aláwọ̀pàá sàríkún kí annabiwa bá ní sàríkún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabiwa àti ọ̀sùnhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lẹ́wọ̀n tó ọkẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́ wọn ẹ̀sùn mú ń fi àtìkúnra létí bẹ̀rẹ̀ o náà ni àṣìtọ́nà tó sọ fún ọ̀tọ́lọ sáájú wa o náà ni fi bá wa náà sọ́rọ̀ anìtàkùnlá àwọn ń bẹ̀ kọmọ́jà wà nù olùpáyà ti manáfíkì jama'a ní ìjẹjọ́ àmbárọ̀bọ̀ lórí tàhíyìrì náà láwà ìrí annabi lọ káyà ìfáwọn ìyàwó rẹ̀ bọ́dọ̀ sọ́rọ̀ sọ́lọ́m bí ummil mu'minin anúbì sallallahu aṣọ díẹ̀ ní àwọn táwọn àfá aṣọ nípa pé kí lọ́pàá tẹ́lú sáà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọ Aisha ṣùgbọ́n ibi kútùbà ó ti bẹ̀rẹ̀ òun ni gbónà ìyàwó Aisha sí ànìyàbí nígbà tó ń ṣe Ọlọ́run lo uslubu nafiyu nafiyi tó jẹ́ pé yufidu ithbatan mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ mọ́kànjú o mo fẹ́ kó jama'a a ń sọ fún wa gbogbo ń tẹ́rù sàṣílám sí láyé tàwà ìwá sí kò sẹ́n lè ṣe bí rẹ̀ bí yóò ṣe dédé bí ànìbí kù sí bèèrè yóò ṣe jùlọ annabi ibi tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan kátó sọ pẹ́tẹ̀ kìrìtà tí mistake ní wípé a mọ̀ pé dárùsù ni ó ń gẹ́gẹ́ lẹ̀kọ́ tọ́lọ̀ ń fẹ́ jí sọ́lọ̀wàtò rọ́bí wàsàlámáì ní fi ń ṣe ogbò nǹkan lórí sí rísì rísì lórí ọlọ́n lónìí ẹ ń bá yẹn ẹ̀sìn mí ìlàáyò tí ó bá ti pẹ nǹkan lẹ́sìn in tí ó kẹta fúlé ayé ẹn tí ń ṣe ni ẹ pè wọ́n Christianity nínú Yahudiya ẹni ẹ̀sìn lórí ọjẹ́ ẹ pè wọ́n ìyàwó mélòó lọ́lọ́n yọ̀nda fún wakáni àwọn tí wọ́n lápọ̀ọ́lẹ̀ wọ́n dọ̀ ọgbùgbẹ̀ ọlọ́wọ̀ sì pé dandan mo ní ju àwọn kan lọ́láyé mẹ́ta mú ti ẹni mẹ́rin mú ní kọ́lọ̀n sájà wàlìjẹ̀nà gbogbo mùmí tó bá ti wàlìjẹ̀nà kò ní níyàwó kan tọ́tán ọlọ́run fún ọ ní ẹ́sra obè méjì àwọn tí wọ́n bá pa sí ojú ọ̀nà náà sódó ogun náà báyìí àwọn ọgbà 72 ara àdánwò tó bá dẹ́dà ti mú àwọn obìnrin láyé ọwá parí ẹ̀ sí bí pé kí lẹ̀ bínú sí gan nǹkan mí èmi ọlọ́run bá mọ̀ ń ṣe tó wù mí fúnra mi tó ń dípẹ́ ẹsẹ wọ́n bínú ọ̀tọ́ náà ẹ̀sọ̀pẹ́ wà jẹ̀ náà nítorí rẹ̀ nítorí pé lọ níyàwó lọ ìyà nínà lẹ́ẹ̀jẹ̀ lárí jẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ bí ìsìrè ibi ọlọ́run gbé ọkọ̀ wà jẹ̀nà rẹ̀ sínú fún ẹ̀ lọ́sọ́ọ̀nù àwambọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ìyàwó tó jẹ́ àgbàlagbà ó ní tó ṣe débi ọmọ sí ṣùgbọ́n àwa tàà jẹ́ ọmọ rẹ̀ tàà bá ti ẹ̀fẹ́ ọmọ kékeré ẹn tó kéré sí wa lóbìnrin ọlọ́run ló tó ayé bẹ́ ẹwà máa wò jọ́dọ̀rùn títò bẹ́ o àwọn àwọn psychology àwọn kìíní kankankan igbá o wọ́n wá ń kọ̀rọ̀ nípa pé àwọn obìnrin tó rí à kí wọ́n rí ìpọ̀jú pẹ̀lọ́kọ ó ní obìnrin kí ọkọ ẹ̀ bá 15 years jùlọ ó bù pé ó ti ẹ̀wà kéré lára àríró ẹ̀rì kódà bí bá ṣe ń pọ̀ sí yẹn ọkọ̀ fi 20 years jùlọ ó fi 25 years jùlọ nítorí pé ọkùnrin tí è bá ṣe díẹ̀ nú wa ẹni tí ó lójútì ní a obìnrin olójútì bí wa ṣe má ní sọ́kùnrin lójútì sóbìnrin lójútì ojútì ọkùnrin pọ̀jú tó bìnrin lọ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àánú tó bìnrin náà pọ̀jú tọkùnrin lọ àwọn ọkùnrin sì pọ̀jú tó bèé lọ tí ìlọ ìpé nǹkan mí ìbá wọ̀ obìnrin ìláhùn bọ́ bá ti rí ní orí kò sínú àdàmà wọn bákan náà ojo wọn ọ̀pọ̀ dojo ti wá lọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ta bá ń sọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ pé obìnrin o sí ọkùnrin níbi àwọn nǹkan kọ̀ọ̀kan àjọ yàtọ̀ Ànábì sallallahu alaihi wasallam wà ń gbé obìnrin tó nìyí ma ní pọ́blẹ́mù nílò obìnrin tí ọkọ rẹ̀ bá lè fi bí ogún ọdún jù nítorí kíni nítorí wípé fúnra ọkùnrin ni ó máa tún rẹ̀ ṣe àti wá gbọ́ Ànábì sallallahu alaihi wasallam ó wá fi ọmọ èké kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwa tí a ń bọ̀ lẹ́yìn pé ẹni tí rẹ̀ pẹ̀lú yàwá iṣà

لم يكون ليأمراني بفراقه kò sí kankan wọn méjèèjì tí a lè sọ pé kí n fọ́fọ́ mi lẹ jẹmọ́ ìfẹ́ òdodo nù ọkọ mi náà ń gbé ọ̀rọ̀ gba ibi tí ìntí ní ṣìṣe ṣùgbọ́n bí tó ní gbẹ̀gbà igẹ́ bàbá mi lónìí kí n fàràbí ilẹ̀ wọ́n ò lè sọ bẹ́ẹ̀ láìláì ìyá mi lónìí kí n fàràbí ilẹ̀ wọ́n ò lè sọ bẹ́ẹ̀ láìláì jẹmọ́ gbogbo obìnrin tó bá ti ti léèrè jáde yóò rí ìdìjókò lékọ nítorí gbogbo nǹkan kọ́ ní ó yé èèyàn lẹ́ẹ̀kan náà gbogbo tí ò ní yé lẹ́ẹ̀kan náà tí ń wá díẹ̀ díẹ̀ oyé rẹ̀ ti yé ẹ̀ tí ẹn ní tó bá wá jẹ́ pé mọ̀ràn rẹ̀ ní ń ń fi tutù bàbá ká sùmù ká máa dúó ti ọmọ kásì má jẹ́ kí ẹni méjì tí ó bá nífẹ̀ẹ́ ara wọn kí wọ́n máa fẹ́ra wọn tọ́rọ bá ti ń di pé nǹkan ń fi ẹmọ́ ìlẹ̀ jẹ́ wọ́n fẹ́ra wọn ni nítorí ẹlọ ọmú lọ tí ọkùnrin bá ikọ̀ obìnrin tí ó wá ń padà ń sọ lẹ́yìn wípé òǹkóǹkọ́ wọ́n ń kọ́ orí ibú yọ́ pàdàbòbí rẹ̀ sí sinà wọ́n èbọ́kùn ikọ̀ obìn àbòsí ní bẹ́m̀bẹ̀ ọ fẹ́ sọ àwọn èèyàn lẹ́nu ni obìnrin ẹ̀ẹ̀lẹ́ bọ́kùn ikọ̀ láíláí ẹ̀ẹ̀lẹ́ bá ọkùn ikọ̀ ìyàwó rẹ̀ olófẹ́ ẹ̀kọ̀ ọkẹ̀lẹ́ máa wá ọkọ̀ tí ó kìíwájú níbi alamari fún ọba dára yọ́dá fún annabi àwọn ààyè tí ò sí ẹ̀ẹ́ ìndẹ̀mọ̀nì rọ́ in ló fi jẹ́ pé ẹ̀kọ́ ni annabi sọ fún àyàwó rẹ̀ kí wọ́n mú kanú méjì wọ́n mú kanú méjì lọ́lọ́run sọ fún ànẹ́bì ànẹ́bì wá ń gbí ọ̀rọ̀ gbàbí tí èyí tí ó dáájù kú sí wà tó kí wọ́n máyé ọ̀dá Aisha ti ń sọ̀rọ̀ yìí mọ́kànjú o lọ gbàmọ̀lọ́dọ̀ bàbá àti ìyá rẹ̀ fúnra ànẹ́bì ni wá ń bá sánà tí ò fi ní ìsìse ẹnìkan wá kọ́yàwó rẹ̀ lẹ́nìí ọwá aláwàlábọ́ ọkọ̀ àwakọ́ ìmọ̀ kọjẹ́ pé ọ́ ṣùgbọ́n orí wa lọ́mọ ogun tó fi rọrùn fún ọ ṣùgbọ́n ti wà ní òtí ẹ̀nà ibi láti rábòsì tọ́pọ̀lọpọ̀ máa sí pé ẹjẹ́mọ̀ ní ẹ̀mí àti kọ ọmọ ìbáyídà mọ́dẹ̀ nífẹ̀ẹ́ bí nǹkan mi ṣùgbọ́n ní ilé kọ̀rọ̀ símọ́ mẹ́mí lẹ́nu wà láìrọ nípa awá obìnrin tí ń wí ó lẹ́yìn mọ́ mẹ́jọ ni mọ́mí rẹ̀ sì wà pọ́ láṣẹ bàbá nínú èyí tó rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn omímà bàbá èèyàn wọ́n lágbára láti kọ̀yàwó èèyàn lọ́kọ̀yàwó rẹ̀ láì nídìí tí bàbá ìsọ pé ọkọ̀mọbìnrin ni ó gbọ́dọ̀ jẹ́ wípé ó ti mú àdírẹ́sì orí ibú wọnú ayé èèyàn

ọba ọmọ rẹ̀ kọ obìnrin bí a ń ṣe mọ́mọ́ lórí fínú obìnrin tọ́bà kọ̀ irú obìnrin wo ni náà a jẹ́ wípé gbogbo bàbá tó lè bá ọmọ rẹ̀ kọ obìnrin tọmọ gbọ́dọ̀ mọ́kọ̀ yóò jẹ́ pé bàbá àti ìyá mi a jẹ́ wípé anákànà kó bọ́pọ̀lọpọ̀ wa náà láwọn àyè kan sáyè kejì nítorí ọlọ́run ọ̀dá ọkùnrin kọ máa ṣe yẹsà yẹmà fún ìyàwó rẹ̀ ọlọ́run ọ̀dọ̀kún ibẹ̀ àfi kí kéèṣe lọ́rọ̀ngì tọ́kún ibá ti di pé òní ṣe in tí ò ní yẹ ti rọ́ngì bá sì ń obìnrin tó wù láti ọkọ rẹ̀ kó fún obìnrin tó bá ti lè sàmí ẹ̀ ẹmọ́ pẹ̀lú obìnrin ma àwambọ̀ kí ló fà á tánàbí fi ń wábí ìyàwó Aisha ò se ní síse nítorí wípé alhayatu zaudiyya asluha mabuniyun ala tí a bá ní lọ́kọ̀láyà rẹ̀ wọ́n gbogbo sí ayé ayọ̀ foundation tí ó jẹ ilé yẹn tí wọ́n mọ ìgbésí ayé ayọ̀lé lórí ìfẹ́ òdodo ni ọgbọ̀rọ̀ wà mẹ́ ìfẹ́ òdodo ṣùgbọ́n gbà mí àwọn nǹkan kan sí kejì a máa múfẹ́ lọ tí ìfẹ́ bá wá lọ sí kádà léwo à ní ìdàwó kíta fi ní ìdàwó ìlàkìyàwó ìmá nínú ìsìlámù àtúwárẹ́kọ̀ọ́ wípé a sì lè mánìjì ara tàfù ní kọ́ra wá jàfẹ́ káńsìlì Umar lílì hindi rahimahullah ọkùnrin kẹ́kẹ́ gbàjárí àwọn rẹwà lásìkò Umar radiyallahu ta'ala anhu ha amirul mu'minin ha eh oúnṣẹ́ ọlọ́ni sorry umaru ni kí lọ wá ń fẹ́ ó ní ìtọ̀ líkú ha bọ́ fẹ́ kọ́ ni umaru ni a tó hìbò ha só sì nífì obìnrin bí sí ó ní ìmìkàràmá ó ìmìkàràmá oúnṣẹ́ ọlọ́ni umaru ni ìwọ ọkùnrin aina tàdámúmù ó tún ọkùnrin sí àgbàmára ìlà ń pè ní àtàdámúmù kéèyàn máa ṣe dáadáa sẹ́ni tí ń sẹ́yàn ṣùgbọ́n ayé ọ̀gbọ́dọ̀ rí pé èyàn sáì dáa sí tàdámúmù nù kí ní ọ̀rọ̀rọ̀ ṣùgbọ́n ẹlẹ́kọ̀ọ́ ní máa ṣe ìyàwó tí ó dáná fún òyà tó fi pípa yẹ̀kú ònúlé awájọ pàdé ní jímọ̀ lẹ́kàpá musasu ẹ̀rí àwọn ẹni ọmọ bọ́ọ̀nù ah umùnù àwọn yàlẹ́ àlìjẹ̀ náà ẹni tó máa ṣọ́ọ̀nà ó fi bí pọ́pọ̀ mọ́sájí fún lè ẹlẹ́kọ́ ọmọ lẹ́gbẹ́ umùwò ní àbáyá ah, bẹ́ẹ̀ sọ́nà umù zùlẹ̀ kọ́nà ni ìyàwó yìí orí àwọ́ ìfòwò tàdámùmù òun lẹni tó jẹ́ pé ìyẹpẹrẹ ní ọjẹ̀ fún òyàn táyé bá rí pé yóò sí dáadáa sí oòrùn sì dùn òyàn nú ṣùgbọ́n ń bọ̀ lọ́n ti pé kọ́ọ̀yẹ̀ lọ́rùn èyàn wà fi ẹ̀kọ̀ kún padà ìwọ ìyàwó náà so kórìrọkùnrin àbókùnrin rẹ̀ pẹ́pàá ó ní òbùkídù

tí ó sì jẹ́ pé tí ń bẹ̀lẹ́mẹ̀ ní pé ò lè mánéjì ẹ̀mà tó ọba parọ́ ń bẹ̀rún ọlọ́run ní kọ́ sí ọlọ́run pèrọ ni wàlìtùjámìn tí ẹ̀ wí tí ẹ tí ò fi ní sọ wípé obìnrin ibú wọná laysa ìfẹ́ ni ìmọ̀ yóò díẹ̀díẹ̀ tí fẹ́ ń bá lọ àánú gbọ́dọ̀ kù kí ni àánú náà ọwá ni walakin mu'asharatun alẹ́lẹ́ ansabi wal islam ìjọ gbẹ́gbẹ̀ sí ayé ìjọdún rẹ nínú pẹ̀lú pí ẹbí méjèèjì dẹyọkan tí wọ́n pàwọn àbúrò ọkọ rẹ wọ́n ti dàbúrò rẹ àwọn ẹ̀gbọ́n ọkọ rẹ ti dẹ̀gbọ́n rẹ àwọn ẹ̀gbọ́n ìyàwó èèyàn náà ẹ̀gbẹ́ èèyàn àwọn tí ó dìyàn lọ ní ẹ̀yìn lẹ́ jẹ́ ì bọ̀dá ti ẹ bẹ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ bọ̀dá àtọkọ rẹ̀ ẹ̀yìn lẹ̀ ń jẹ́ ì àbúrò ọkọ ti ẹ ń bẹ tó jẹ́ wípé ọ̀dọ̀ ti ti ẹ ní ti tàbí inú ẹbí yí gbogbo ẹ̀ wọ́ra wọn ẹran àwọn lọ́wọ́ lẹ́yìn náà Islam àwọn eléyìn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó ń kálukú bá mú ànẹ́bí wọ́n mú ànẹ́bí ó ti wá mú ànẹ́bí tàn kí ni tí ó ṣẹlẹ̀ áyà wá sọ̀kalẹ̀ ọbàdàdà ni ẹlẹ́sàn ẹ̀yin obìnrin ẹni ẹ̀sàn ìntẹ́ ti mú ànẹ́bí mi ẹni ẹ̀sàn kí wọ́n lè ṣe tí bẹ́ẹ̀ sàn fún yín ànẹ́bí òní ẹ̀gbọ́ la yahillu laka nisa'u láti ìsìn lọ sọ ráwọn mẹ́sẹ̀ẹ̀sàn tó sọ wípé tí mo ní ọ̀sọ̀ fún pé ọlọ́lẹ́mù ni àtànẹ́bì rẹ̀ àti àlìjẹ́nà àbáyé lẹ́fẹ́ mú tí ó wọ́n mọ́lọ̀ àtànẹ́bì rẹ̀ àtàlìjẹ́nà ìyàrẹ̀bì sọ fún wọn wípé mo ti ní ọ gbọ́dọ̀ fẹ́ bí ilé àmá ọmọ mẹ́sẹ̀ẹ̀sẹ́ ọ gbọ́dọ̀ fẹ́ obè ilé àmá àwọn mẹ́sẹ̀ẹ̀sẹ̀ yìí mọ̀ fẹ́ ẹ̀sàn wọ́n lẹ́sàn ẹ̀sàn kí mọ̀ fẹ́ ẹ̀sàn wọ́n ẹ̀sàn wípé àwọn náà lẹ́ẹ̀jọ mara lọ́bá wẹ́rẹ́ wẹ́rẹ́ fẹ́yàwó tó tó wá bá wọn lé nítorí pé náà ti kojú wílé mú sì ṣe ẹ̀zámù fún wọn pàṣì kódà wà láàá ń tàbá dẹ́làbì hinna min azwajin hmm ibi ìmọ̀wáwárí àtẹ̀bùdíl wàtàbádúlù wàlmùbádálà wàlìsìbùdáàl ìtumà wọn yàtọ̀ síra wọn eléyìí iní ó mú àkíyà nǹkan méjì ọ̀bẹ̀rẹ̀ sọ wípé wà láà àntàbádálà bí hinna azwájẹ̀ wà láà àntàbádálà bí ó sì gbọ́dọ̀ pààrọ̀ wọn kí ìtumọ̀ pààrọ̀ wọn apá kan àwọn obìnrin mẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ó gbọ́dọ̀ fóbìnrin míì jìrọ̀ kankan nù wọn àkọ́kọ́ ò lè tẹ́bì ìmọ́ nínú tẹ̀sírù kẹrẹ ni o torí pé tẹ̀sírù mi tún bọ̀ ó lè fẹ́bì ilé wọn mọ́ irú obi wọn ó lè fẹ́ mùsùlùmọ̀ lé wọn mọ́ ó lè fẹ́ kẹfìrí lé wọn mọ́ ó lè fẹ́ yàwùdíyà lé wọn mọ́ tàbí nàṣọ̀rọ̀níyà wà láàrín tàbàdẹ́lá bí hinna min azwajin ó sì gbọ́dọ̀ fóbi ní pààrọ̀ wọn wálọ́wù àjàbàká husnuhun bóbìnrin ọ̀hún ṣe rí ọ̀rẹ́ wà tó mo ti kọ̀ sọ́rọ̀ rẹ lórí àwọn mẹ́sẹ̀ àwàmọ̀ nínú suratul nisa ọba rẹ̀ sọ fún àmbẹ̀ wípé wà in àrọ́tù mustibidala zaujin makana zaujin kí n túnmà áyàn tó bá wùí láti fi obìnrin kan jìrò ayé obìnrin kan wà àtẹ́tù mìhìdáhùn na kìntọ́rọ̀ tẹ́ẹ̀sì sí fún obìnrin ní tó lè máa fọ́ olòsì lórí nínú dúkìá tẹ́ẹ̀ fi sọ abẹ́rẹ̀ dẹ̀tọ́ jẹmọ́ ìṣẹ́ rí islam ìgbà tí ẹni tí ń sọ fún ọ̀rẹ́ pé islam gẹ̀gẹ̀ ní sọ àwọ́ta ń gbọ́ náà pé islam gẹ̀gẹ̀ la fẹ́ gbọ́ ìgbà ni islam gbọ́ tó yí a ma tó sọ ìjọ tó wáyé pé tí ń sọ islam fa islam gẹ̀gẹ̀ ní sọ àwọ́ta ń gbọ́ náà ọ̀rọ̀ islam gẹ̀gẹ̀ làwà náà fẹ́ gbọ́ ìjọ ni islam ó tó yá wa méjèèjì nínú ṣẹ̀ríà wọ́n èfẹ́ obè lọ́fẹ̀ẹ́ obìnrin mú fífọ́ ìrọ̀wò gbogbo àwọn mọ́jẹ̀mú tàà fi fẹ́ bẹ bàbá rẹ̀ yọ́rọ̀ kíríkà kankan ìkẹ́kẹ́ ń bẹ tọ́lọ yọ̀nda fáwọn obìnrin wọ́n pè ní maharu òun ni ẹ̀bùn tọkọ ó fún ìyàwó rẹ̀ ẹ̀bùn yẹn wá ní pé ìwọ lọ rẹ̀ o Ọlọ́run ní nke ti ti òun kọ́ la sọ tẹ́ mẹ́rà fìyàwó òun kọ́ ni bàtà orúkà èyí ó kò kalẹ̀ in kẹ́kẹ́ kí lọ fẹ́ gbà tí ó ma jẹ márù rẹ̀ kèèsí ìṣẹ́ ní fáfẹ́ náírà tó ti já létí tàbí tó ti rún tí a owó orí ni owó ma bàbá owó ọlọ́mà lé múnásùwà lórí rẹ̀ pé bí áyà sí sọ́rí

obìnrin ni ní nkẹ̀kẹ̀kẹ̀ tí ó sọ pé n fe gba ko níye ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n ma n fẹ́ kí nkẹ̀ nǹkan mọ́pọ̀ wọ́n wá máa ń gbé tí nǹkan orí bá ti sọ fún wipe ń ra in tó wọ́n fi sọ ara àwọn tó kún bẹ̀rẹ̀ nísìn ó sì fẹ́ gbẹ́ lé 6 million ọlọ́run ṣàánú wa ojú kanu obìnrin lè sọ pé ọ̀dà ẹbá ń rálẹ̀ 2 plots ẹbá nǹkan mọ́sùkì tó lè gbẹ̀yẹn 500 sórí ẹ̀ ní tí wọ́n fẹ́ fi sára mẹ́dẹ̀ tọ́nù ṣe ìgbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ́nú ara rẹ̀ pé kí ò sásùwà ń wí ó bẹ kí ń bá ara ṣe gẹ́nì láyé tí ó fi ń bẹ̀ wáyé sẹ́gbọ́dé lọ́sọ pé tó bẹ́jẹ́ pé ìsìláàmù lẹ́n tí ń bá wá sọ ń sọ ìsìláàmù náà fẹ́ gbọ́ inú ọ̀tọ̀ yé wa ó dá obìnrin náà ẹbára plane tó lè kó èrò 350 kí lọ́wọ́ máa ah, jù oní dáde òun nílẹ̀ 500 acres 500 gbogbo ẹ̀gbìn ọ̀pẹ ó sì ti ká wọ́n ló lè gba 80,000 ike gbọ́dọ̀ kù mẹ́ jọmọ́ra sáyé ọrọ̀jú ń jọ jù báyìí lọ àbí ọrọ̀jú ń jọ jù báyìí lọ ọrọ̀jú ẹwọ bí ẹ ṣe ikú mú wó tó wọ́n ní ọya ebè tí a pín fún wa pé a kọ ebè 2 million ìwọ kọ́kọ́ lọ kọ 500 ìfẹ́ ìwọ àbúrò kejì wọ́n náà kọ 500 ìwọ kìníkà kọ́ sásùgbà obìn ọba dẹ́dà pàtàkì wọn tí èsẹ kéèké nítorí wípé ọ̀dọ̀ wọn láyé ti lè bàjẹ́ àdébì ni látàzàlù ummati bi khayr ma lam yafshu zina ẹ ma gbégbèsí ayé ayọ̀ pírẹsẹ̀ntì yìí ó ròjú àwọn gọ́ọ̀nọ́sì wọ́n ròjú àwọn chairman wọ́n ròjú gbogbo iná ẹ̀ ròjú lọ́tùlọ́sì ìfọ̀kúnmà lẹ́mọ̀ fi lògbà kí ni ó wà jí ẹ máa rójú máa lam yashfun wàládù zina tó a máa zina ọba tí ìmá dàgbà ní olé kọ̀ọ̀kan tí wà tó bí ó ṣe ń dàgbà lẹ́yìn mọ̀ sí jẹmọ́ ta ló lè bọ́ta ní wà lónìí tí ó ní àti ìdílé ìyá mi àti ilé bàbá mi ọ̀sọ́ ma ń zìnà ń bẹ́ kápẹ́ ọlọ́run sí pa kó mọ́rù gúrí ọlọ́run o lè gbogbo ẹnu sọ tàbí sọ bẹ́ wọ́n wá ní jù bẹ́ẹ̀ lọ kìí ṣe sínú ìgbàfẹ́ kó sínú ebe àmúlẹ̀ ń pèrà yí ìbínú sí láti sọmọ́ asàkásà kí ọmọ ẹkùn sí nàìjíríà láàánú rẹ̀ alájá láàánú mi ní kí tí ó lè ṣe fún yàwó yọmọ̀ ọmọ àwọn èèyàn jókò méjì mẹ́ta mẹ́rin márùn ìbínú ọba ẹbá jókò ẹbá dìde ní nígbà wà láwọn fẹ́ pa mí mo ti jẹ́ ọkú 13 ìyàwó o kò ní tùmọ̀ná tí wọ́n bá ní àfẹ́ kí Nàìjíríà ọ̀dá lónìí kádàtọ̀ wálẹ̀ tààlẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ gẹ̀ Naam ìbínú Ọlọ́run tí pé téèyàn bá rówó kò lè ṣe àpóndìẹ̀ ìbínú Ọlọ́run tí pé kò ní owó àpò mẹ́ àwà ronú pé tí ń ṣe wáyà ọ̀dọ̀ ọlọ́n tàn sẹ́ ìní ń fà kọsẹ́ tí ronú rẹ̀ àfihàn péréte márù obìnrin sì lè sọ wípé ẹka kùrán fún mi obìnrin sọ wípé tí a bá ti mọ̀ pẹ́ mẹ́gbẹ́lẹ́ dádì mi ọba ti tẹ́yẹ̀ lọ́rùn kí èèyàn sọ bẹ́ in lè báyìí kó lọ lúí bárùn mìnà ilẹ̀ ti fẹ́mi l'Amẹ́ríkà yìí mọ́ mọ́ tí ojú mi rí family house ni àtà kó tó ní pé mọ́ wá èmi ọ̀lọ́ Nàìjíríà mà kájọ sọ Amẹ́ríkà náà tìjọ ń fẹ́ra wọn tí náà ni pé náà ti rò bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mọ́mí àwọn ti jáde nǹkan ìjẹ́jọ́ sọ láti sọ kájọ kúrò èbò náà kù ìta wọ́n pẹ̀ márùn ìpín àkọ́kọ́ márùn bọ́bá ṣe rí ọwá pọ̀ tó tí o bí bá yẹ sọ wípé ohun ọ̀fẹ́ ọkọ̀ ọ̀hún mọ́ yóò dà márùn padà kúlù nìyẹn nítorí wípé tó fi sọ bẹ́ẹ̀ tó ẹgbà e bẹ́ẹ̀ ah, a àjẹ́ wípé kóbi ọgbà fún ẹ̀pọ̀ lòun fẹ́ kọ̀kọ́ sí ẹ̀mọ̀ pé kó bí ọ tó sọ báhùn irú àwùjọ tàà tó wà ìká tó dára padà náà irú àwùjọ ìkọ́ ni ẹ̀sìn irú ọbẹ̀ tí bẹ́bẹ̀kọ̀ lẹ́sìn pẹ́lẹ́ o obìnrin tí ń gbègbè sí ayé o lẹ̀sìn pẹ́lẹ́ wípé irú rẹ̀ kò tó sọ ń fẹ́ kò sí ní àárọ̀ aláàrẹ ni wọ́n ń sọ̀rọ̀ ọmọbìnrin kan láàrin ọdún kan sí méjì ọnọkọ mọ́kànlá inú wọ́n bí iru ní irú wọ́bùkù lẹ́ńpá ẹni tó wá mọ̀ sí wá jókù ó sì ka mọ́kànlá ṣe sọ̀rọ̀ ní pàrà pé ṣe dáhùn tẹ̀ ní ń sọ náà àwùjọ àwùjọ hasibin allawa ní mọ́rọ̀ àkíyèsí ṣe rọ àwùjọ ìyẹn sọ àwọn táìmà pé ìlú ẹ̀sìn láwà pọ́ndà àsìkò báyìí àlè máa rúbìnrin kọ máa rìn ah, ìnira ni tó bí bèèrè lásìkò yìí ah, ó kéré tán ọkùnrin márùn-ún nínú àti ọmọ sọ tí ẹjẹ́ ìyẹ̀rẹ̀ gbogbo tẹ̀lé sọ́wà ẹ̀ẹ́dùn títí bẹ́ nítò 10 ẹ̀ẹ́rù rí di ẹlẹ́à Òṣogbo ọwá ń bọ̀ ọba rẹ̀ ni wà ní àrọ́tọ̀ mùsùlùmí zaúdí makana zaúdí ọkùnrin tó gbìnrin bá ṣù ọ̀nà tó wá gbà ṣù yìí ó rí wípé òun ló ń gbọ́ra àwọn sí láwọn àyíkan ó sì ọmọ ìyáwá kan ọfẹ́ níyàwó gbogbo àwọn tọ́sà ń bá sọ̀rọ̀ pé omi pupa lówó o òpupa omi pupa lówó omi pupa náà lẹ́yìn oṣù mẹ́fà ìjà nẹ́njà gbogbo ọjẹ́ ìrìsì wọ́n wójú ti ọ̀rọ̀ ti kí lọ wà dé wọn sọ́sọ́sọ́ ti ṣe gbágbà ọ̀dàkùgbò ah, ẹwọ́ àwọn tí ò lè kọ̀rọ̀ sí lẹ́nu ẹ̀ránsì kí wọ́n yínyìn kí sọtínú ẹ̀ nígbàtí ó sọtínú ẹ̀ ọba ní àwọn tí wọ́n bó ń wá gbogbo ní ẹ̀tì sẹ́un kí ní ẹ̀tì ó ní ó tó ọdún márùn-ún tó ń fi ṣe sùúrù kó fi lè jóbìnrin pupa ó ní àṣẹ artificial lẹ́lẹ́à Ah, wọ́n padà dúdú in tọ́dá wà láì rán tó bí bá gbáyàn bá ń tẹ́ pé yọ́ mọ̀ dùnyàn pé à kí ọdún máa wọ́n ọ̀kọ̀kọ́ mọ́ ní kí sí mọ́nú ọjọ́ orí mi tí mẹ́ ṣe sùúrù lórí pé mọ̀ owó mẹ́ pupa èyí ọlọ ọlọgbé èyẹ ti wá lóbi nlé ẹ̀mí ẹ̀wà ń kọ̀ èyàn tí ó tí ẹ̀ lọ́rùn mẹ́ta lèyàn ti ní tẹ́lẹ̀ ni méjì ni mẹ́rin ni tẹ́ fẹ́ kọ ìntẹ́mi yí ń kọ ah, tí fẹ́ kọ ọlọ́mdàápọ̀ nínú múrjíza nínú balagot kúrọ̀nì ni balagot il ní orísìírísìí gbóná fútùmọ̀ kankaná tọ́láàkùn ọlọ́n fẹ́ sọ wà iná rọ́tún tẹ̀tùlíkọ̀ zaújín makana zaújín tẹ́ ẹ bá fẹ́ kọ̀kánú àwọn ìyàwó yí fúnra yí pẹ̀lú àwọn nkẹ́kẹ́ lẹ́mìí tó sì jó tọ́lọ́dọ̀ ní ọlọ́ba dẹ́dà istibudal tẹ́ ẹ bá fẹ́ fi obìnrin kan jìrọ ayé obìnrin mi kí jìrọ̀ àkọ́kọ́ kásì sùúrù àwọn kan sì se ń bí alamari yẹn ó ti níyàwó mẹ́rin tó ti pé ó tún wá róbìn tó wù yọ́ wà lọ sọ fún ìyàlé rẹ̀ pé ẹ̀ẹ́sùwà láwọ́ ẹ ma gbó oúnjẹ yìí kásìjọ ṣùgbọ́n a fún ilẹ̀ excuse pé kò yẹ tẹ́lẹ̀ ni

فلا تأخذوا منهن شيئا أتأخذون بهتانا وإثما عظيما وإثما مبينا وكيف تأخذون وقد أفضى بعضكم إلى بعض ọlọ́run ní gbogbo tó ọba kò ní lára obìnrin tó sì ti fún lẹ́tọ̀ tó ẹkọ́ fún tó wá jẹ́ pé wọ́n fẹ́ sọ pé ọ̀fẹ́ mẹ́ torí pé nkẹ́kẹ́kẹ́ tó orí tí ọ̀tí ọlọ́rin mọ́gbà tó fún padà ó sì gbà ẹbẹ́ ti jọ ríra yín láàrítán èyí náà fún obìnrin tó lè kú ọ̀rọ̀kùnrin láíláí kọkùnrin ó sọ pé wọ́n fẹ́ obìnrin mọ́ tí a ti tìjọ jẹ́ lọ́kọ láyà láwọn àsìkò kan gbogbo tó ti ṣe fún dáadáa ọ̀ya pátì sọ̀dọ̀ rẹ̀ kó lè dídí ẹ̀kù ní ìbànújẹ́ tó pọ̀lọ̀ rẹ̀ ọmọ sọ fún pé ah, kí mo wá ṣe ah, ah. fílẹ̀kọ̀ máa lọ wà kọ̀ ní kọ̀tọ̀dá jẹ̀má kò sí à ń gírọ obìnrin tóbìnrin ọwà di márùn yóò di mẹ́fà yóò di mẹ́jẹ mẹ́jọ ọfẹ́ kọ ìkan ọfẹ́ fẹ́ ìmẹ́ ìnìtúmà rẹ̀ kí lọ wá fàtọ́ bá dẹ́dà kí lo istibdal ìjìrọ̀ láti fi pán ọpọlọ àwọn obìnrin lé tó àti fẹ́ mú obìnrin kan tó fẹ́ mú mi ẹmọ òwúrọ̀ ọ̀kan kan lásọ tó fẹ́ lé obìnrin kan náà tó fẹ́ mú mi tó fẹ́ sí obìnrin kan níbi jáde tó ah, ah, ah, bá fẹ́ fóbìnrin kan sáyé obìnrin ẹwọ ẹwọ ẹwọ ọ̀rọ̀ gidi ẹwọ ṣùgbọ́n tó lọ sọ fánà bí pé wà láàrín tàbá dẹ́là bí hínà min àzúwájín ó sì gbọ́dọ̀ fàwọ́ obìnrin ìjírò ara wọn nígbà jàhìlíyà tí ọ̀rẹ́ bá dí ààrẹ kẹtẹ láàrin ọ̀rẹ́ sọ́rẹ̀ wọ́n jọ máa ṣe wọ́n kẹ dàrún jọ kẹni pé ah, lágbàjá tó wáyé pé ọ̀rẹ́ wa yìí bá dé lónà jẹ́ jíò àwọn ìyàwó wa ó ti bí mọ́ mẹ́rin

ọba tọ́lẹ̀mì kọmọ̀ ti gbà ibẹ̀ láti ti máa tẹ̀síwájú in ka na fil umri baqiya àmìgbàbàdìlà kọjọ́ ọkọ̀ dákọ̀ kó ló wà fún ìyọnu rẹ̀ jalẹ̀ orí ibú tó kún gbòrò kọmọ̀dì àpínbẹ̀wò àwọn ayawa méjì wọ́n pínbẹ̀wò àwọn ọmọ wa méjì wọ́n pínbẹ̀wò wọ́n ládà ní kẹsì rẹ̀ ibi ànábì wọ́ládà ní kẹsẹ̀ rẹ̀ ọba dẹ́dà aṣọ yìí mọ́ bọ̀lọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan wa mọ́ sì dá ìyẹn wálẹ̀ mẹ́jì agbègbèsí o jọ́kọ̀ ọwọ́ balẹ̀ gbogbo àwa tá a jẹ́ Ọlọ́run dákun bá wa san o bá ní san láyé wa tàlàáfíà bá ní san ájìlan gọ́ìrọ̀ àjírin ya arhamar rahimin ọba dẹ́dà bá wa lò pẹ̀lú yọ̀nú rẹ̀ mọ́ fi bínú rẹ̀ bá wa خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأشكره وأشهد أن لا إله إله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقلوا قولا سليلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقر فاز فوزا عظيما أمة الإسلام أمر الله سبحانه وتعالى نبيه بالتخيير أزواجه بين الله ورسوله والدار الآخرة وبين الدنيا فاخترنا كلهن الله ورسوله والدار الآخرة وشكر الله سبحانه وتعالى سيهن وكان جزاؤهن أن قصر الله نبيه عليهن بقوله لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن أمة الإسلام بدر صلى الله عليه وسلم بأم المؤمنين عائشة رضي الله تعالى أنا أرضاها فقالت لما خير صلى الله عليه وسلم وقال لها إني ذاكر لك أمرا فلا عليك ألا تعجلي حتى تستأمري أبويك قالت أم المؤمنين وقد علم أي الرسول أن أبوي لم يكونا ليأمراني بفراقه فهذه الجملة جملة تفيدنا تفيدنا بأمور كثيرة فرسول صلى الله عليه وسلم كان صديقا لسهره أبي بكر وأبو بكر كان صلى الله عليه وسلم حبا وكان يحبه كثيرا وكل من أبي بكر وأم الرمان يشجعان أم المؤمنين على الجلوس مع رسول الله صلى الله عليه وسلم وعلى الإحسان إلى رسول الله عليه وسلم وعلى الصبر بما عند رسول الله صلى الله عليه وسلم كما كان الفاروق يصنع ببنته أفصى رضي الله تعالى عنهم أجمعين فلما علمت أم المؤمنين أن رسول الله صلى الله عليه وسلم قد علم أن أبا بكر وأمر رمان لم يكونا ليأمر أم المؤمنين عائشة بنت رسول الله صلى الله عليه وسلم افتقرت بهذا فقالت وقد علم أن أبوي لم يكونا ليأمراني بفراقي فلما جزى الله سبحانه وتعالى أزوجه صلى الله عليه وسلم بعدم التزويج عليهم هل هذا أمر أبدي أو غير أبدي على قول الله تعالى يا أيها النبي على قول الله تعالى لا يحب لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الأكيم فقل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام أوسكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمتنا وهكذا منع الله نبيه من التزويج بعد بعد هذه الحادثة ثم نهاه بالتبدل وهذا التبدل هنا يختلف عن الاستبدال في قول الله تعالى في سورة النساء وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فالاستبدال في سورة النساء بمعنى الطلاق فإن أراد أحدكم أن يطلق زوجة ويجعل أخرى مكانها وقد أعطى هذه الزوجة أموالا كثيرا فلا يأخذ منه شيئا فربنا سبحانه وتعالى جعل من بلاغة القرآن تنويع الأسلوب مع مناسبة السياج مع مناسبة السياج فهذا من فهذا أسلوب من أساليب القرآن وسبب معجزة عظيمة لهذا الكتاب العظيم أمة الإسلام فلما قال الله سبحانه وتعالى لنبيه ولا أن تبدل بهن من أزواج كان من ديدن الجاهلية أن يبادل الصديق صديقه بامرأته فيأخذ هذا امرأة هذا ويأخذ هذا امرأة هذا فنصى ثمن هذا كله فقال ولا أن تبدل بهن من أزواج لا من الكافرات ولا من اليهوديات ولا من النصرانيات ولا من المسلمات هذا في أول نزول هذه الآية كما أقره آل العلم وهل هذا التحريم أبدي أو لأجل ما بإذن الله تعالى في الخطبة من هذه المسألة في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضاه وأن يجر وإياكم ممن يستمعون القول فيتبعون